pín sí ó pín rí ibú sára èèyàn àtẹríire ó pín rí ibú sára agi àtẹríire ó pín rí ibú sára ẹranko àtẹríire ó pín rí ibú sára ìjẹ̀mú àtẹríire. lóyá ìkọ̀ọ̀kan títí ké bàtà àdébì kàtà tẹ̀tẹ̀ náà jọ́ náà bíi mọ́kà tájú ó ti bàjẹ́ lọ. kílé bàtà àbẹ̀rẹ̀ òun ní mọ́sálásí tájú ọgbà ń bẹ̀. tó ẹ dáwọ̀ àwọn ilé rí àtàntà pé àtúwọ̀gbà ń bẹ̀ kí ló dé ìwọ́n náà ló gbé rí àtàntà. ó ti rí nìyẹn. èèyàn. Kàbí nínú ìlú bí àtẹ̀bí wẹ̀ṣẹ̀ yìí láti wọ ẹrí ikú wọn tán. Àlefọ́ lélẹ́rí ikú á yà àwọn apẹ̀rẹ̀ kan táyì tán mọ̀. A sì rí àmì kan rẹ̀ kó lè bá kíláàsì wo lọ wà àmì ìrírí ikú kọlẹ̀ mọ́kíláàsì wọ́n lọ́wọ́ àwọn àpá ni wọ́n ta àjọ lára kùránì àti àdíjà nẹ́bì wọ́n ta mọ́kànlájọ láti rí ire fẹ́lẹ́ rí ire ọba ti wọnú ẹ̀ kò múra bọ́ ọba ti wọnú ẹ̀ kò ti di akọ́sànra rẹ̀ wọ́n ta mọ́kànlájọ fún àwọn eléré ikú náà sí àmì mọ́kànlá ilá ìmẹ́lérí ikú nílẹ̀ Europe lọ́wọ́ wọ́n bí kékeré ní jẹ́ sàádà wọ́n lè ti ń jẹ́ oríire lọ́dọ̀ tó ń fúnni ní àti orí ànàjà kí èèyàn sọ sí òun ní jẹ́ oríire lọ́dọ̀ tó ń. bí ẹ bá ń bá dé lọ kí èsì ìkúnlẹ̀ pèsè o wọ́n ti pàtó ọba kúnlẹ̀ sí alihamudulilayi bí tó kúnlẹ̀ sí ń kọ́ ọ̀sọ̀ lọ́dọ̀ tẹ́sùn wà lẹ́yìn síndè. orí rẹ̀ oríire lọ́dọ̀ tòun àwọn akárẹ́lẹ́kẹ́lẹ́ rí rẹ̀ lọ́dọ̀ àwọn míì nínú onímọ̀ Islam àwọn ní asàádẹ́tú albaraka àwọn kẹjọ albaraka yàtọ̀ fún sàádà albaraka yàtọ̀ fún oríire ìntẹ̀yẹ̀ lé tọ́wọ́ rẹ̀ bá ní àlùnáà ní sàádà nígbà tó wá dánwò rẹ sátì ọ̀parí mọ́ ní jẹ́ àlùbáríkà. ìtọ́wọ́ yẹn tẹ̀kọ́ parí mọ́ lọ́wọ́ kọ̀tà àlùbáríkà náà nù. tẹ̀sán bẹ́ẹ̀ lómi tọ́wọ́ rẹ tẹ oríire àmọ́ eré ire ọ̀tọ̀ inú rí ọ̀tọ̀ àwọn alábàáyí lágbọ́ lẹ́nu eré ire ọ̀tọ̀ alhamdu sáà pè ní lọ́kì eré òun ṣọ́ọ̀lù good luck àti bad luck bad luck ni ṣàkáwà orí good luck oní sàádà ẹlòmíì wá lọ́kì ìgbáwọ́lù lórí kan ọ́tájẹ́sì ó ti gba láti láti mídù mo ti gbáwọ́lù ọlágbá adérílẹ́dẹ́ àmọ̀ díẹ̀ mẹ́ ọgbà láti mídù ó ti wọlé sọ ọgbọ́lọ́ mẹ́rin lè àkàtí gbàgbá ní orí ẹ́ ẹgbẹ́ ẹ̀ àdáwọ̀ sọ́rọ̀ mi kan kó wá sí mọ̀ mẹ́ta alákùnrin ọmọ ìlàjà kún yìí rẹ̀ ẹ̀lórí wá kéèké láti láti méjì ní ṣe ń kéke lọ ó ti ké gbogbo àwọn èèyàn mélòó ní mẹ́lẹ́ lọ jẹ́ mọ́kànlá méjìlá gbogbo wọn òrí bọ́ọ̀lù gbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ adójú ilé àtúnwọ̀n àti goli ọwọ́ àgbà àti goli lọ ẹ̀rọ dẹ̀. ọmọ ẹ̀ ń pariwo kí títí sòwò ń bọ̀ títí ìsìnlọ ń bọ̀ ọwá kù gẹ́rẹ́gẹ́rẹ́ ọwá lóhun sàwọ́ pẹ̀yọ wá sí kèfè rí bẹ́ẹ̀ lọ. àwọn kan wá júwe tí ń tí sí lọ́hun àwọn sí lọ́hun. kí wọ́n lè mọ́tò nǹkan àwọn bẹ̀rù ọlọ́run ọlọ́pọ̀ sàánú àwọn iná bá ewu táyé bí ewu la mọ̀ ewu kún ta àbá àti ọ̀sọ̀rọ̀ ọlọ́run fún wa ewu ló kù díra fún bú nísìnyí kásẹ̀tì ewu ògùn lọ yín ìmọ̀nà ọlọ́run dá bẹ́ẹ̀ ìmọ̀nà dá bẹ́ẹ̀ kẹrin ewu kan lọ. èèyàn kàdé rí lẹ́rìí múlẹ̀ òdídí ẹ̀rí múlẹ̀ òdídí gbogbo àwọn tó bá pè fún lára ẹ̀ tó kọ́ ìyẹ̀ ìjà lára ẹ̀ wọn òkú bá wọn nù. àwọn ẹlẹ́ni iná sọ fún. ewu lórí mímbà ni ewu nù tí wà àwọn tí lè rí fẹ́ bá ka ọ̀pọ̀lọpọ̀ tí a ẹ̀ṣẹ̀ ló wọ́n wọ́n sọ̀bọ̀ lọ ni ẹ̀ka tí ẹ̀ mọ́ tí a tẹ́ bá ká dáadáa. kuti ndabe munga kuti hadi yullahi munga kuti iman kuti takwa Allah kuti irfan Allah walidina biha pẹ̀lú orí fún wọn ní bálú wọn yọ mẹ́rin lókùn tẹ́rí fún pẹ̀lú ẹ̀ mẹ́ta mẹ́ti sẹ́lẹ̀ àtúwọ́ àtúrí lẹ́mẹ́ṣẹ́ rọ̀ bùkà wà ní àrùn lókun ìgbà tí sẹ́mà bá ń bẹ sílẹ̀ bá ń bẹ ní abá ti pèlè lérí fún ẹjọ́ tọ́ délé rí òsì. wọ́n á dá abá ti sẹ́mà wá sọ̀tà. tó bá wọlé aláwọ̀ tó bá wọlé kìfìrí tó bá wọlé mùsùlùmí tó bá wọlé eré ikú rẹ̀ ní ọmọ gbé. àbá tó bá lóun ọwọ́ ẹ̀fọn yóò kéré ikú rẹ̀ lóore. níjọ́ tó bá tẹ̀lé wọlé ilẹ̀ tó ló jára sí kàmú. bàbá wa kọ́ bàbá tí adamu ní ìràwọ̀ kan bẹ wọ́n fi dábàrá nù. ẹni tí ìràwọ̀ dábàrá nù máa ń bẹ lérí rẹ̀ tí wọ́n fi sọ́ kankan rẹ̀ láàrínlá ọkù kankan tẹ́sí wẹ̀ tí ìmọ̀ bàbá rẹ̀ ló kó bá ní ìyẹ́ ló kó bá ní ọpọ́dàbàrá nù dìde tọ́bá dágbére fún ọkọ̀ akíyínlé tẹ bá mọ̀nà tẹ bá dáàmà kẹjá tẹ kẹgbẹ́ ìsinmi tọ́bá ìwọlé yìí ọ̀sẹ̀ mẹ́ta ìrírí pọ̀tún ọ̀bẹ̀ ọ̀wá tí tó lè wọ ní mọ̀ wọ́n máa tagídí pé ah, àwọn ọ̀tàyé iná ni wọ́n tí jàbà ránù bá káàkiri látara bẹ́ẹ̀ gẹ́ ìbò ọlọ́run ní kọ̀kọ́ ní iná bàkàbá ẹ̀sìn ọ̀rẹ́ tí mo sí fún yóò ní òun mú tán ti bùkátà ṣùgbọ́n lè mú tán ti òun lẹ̀. Dàbàrá nù ni bàbá wà ní ìṣeré ikú ni bóyá yẹn pẹ̀lú bàbá ló tẹra wọn ló bọ́mọ bóyá lọ́mọ ọba gan ni wọ́n tẹ̀ ló bọ́mọ bóyá ọmọ gàgà ló miss ló miss behave ló miss taking ló miss ẹni tá a fà kúránì bí ẹ̀yin ọmọ ìyá mi ní Islam wọ́n fà kúránì bí wọ́n fọlọ́ wọn bẹ lọ́hùn kí ìyàwó tó lóyún ìyàwó alóyún tá wọn á bí ọ wọn á kọ fáwọn àbá wọn sàdúrà lérí rẹ wọn á kọ ọlọ́jọ́ dàgbà ọwọ́ àdàgbà wọn fi ímánì dàwọ́ lágbà wọn fà kúránì dàwọ́ lágbà wọn fà dùà dàwọ́ lágbà wọn fi kọ́ níbi wọn fi kọ́ nkí ọwọ́ agbátán ọwọ́ alẹ́ kọ́ lọ́kàn ó ti mí ìsìlóòdù ó ti da fúláàdì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tọrọ ni wọ́n fi tán tẹ̀sí òye dáyé wọ́n ti wá lọ́dọ̀ tó ọ̀dọ̀ nǹkan mi kò lè bọ́ sínú ọ̀nà jẹ́ nínú ọmọ wà kìí nìkan oríire kí ni oríire máa náà ẹ̀ sàádà sàádà tó lè máa rí تدرى في عواقبه وليس يأمل عز لمري بالمال وليس يكمل عز لمري بالمال سعادة المري ọ̀ríjìnà oríire ẹ̀dàkùn jẹ̀mọ́ kìí sọ owó nìkan ní ẹ̀ torí pé èèyàn máa lówó tá a tẹ́lẹ̀ ibú bíi ti káàrú náà níjọ́ tí èlówó èrìrì ní mẹ́lẹ̀ níjọ́ tó rí owó tá yọ̀mọ́lọ́mọ́ sàádà tó náà nítorí náà bí àwọn akíbi yìí tó ògùn ní nílé ríre níjọ́ tẹ́ lágbájá ò tí mọ ògùn ní tẹríba fáwọn àgbàlagbà níjọ́ tí ò tí kan ògùn tí jẹ́ ní fún yá àti bàbá níjọ́ tó kan ògùn tí jẹ́ pé tí ń bá fi kí lójúmọ́ yóò dáhùn sànà àmà fọ́ọ̀hù yẹn níjọ tí kòkòrò yìí jíjẹ tẹ́tẹ́ kòkòrò yìí jí máa ń fọ àbùkí náà kò ní yẹ tẹ́lẹ̀ níjọ tó bá gún yẹ yóò ti bẹ́ gidi lòun yóò wàá fòdò gbàgbàgbà yóò níbi yìí ẹjọ́ kàwé tó mọ ìwé ju bàbá rẹ̀ àdìyẹ náà àtàwọn ẹgbẹ́ àtàkùrò yóò máa fi kọ̀ọ̀kan bàtà sọ́lẹ̀ nínú ilé bàbá rẹ̀ yóò máa fi bàtà gún bàbá ẹlẹ́nu nítorí tó kàwé jáde ìfẹ́ ni. sẹ́wọ̀n òun kọ́ lè bàá fún oríire kéwú kíké kéwú náà lọ lè kéde ayé sí ó kú àbá rẹ̀ lókù ti ń kú bàbá rẹ̀ lókù ti ń láì fi àwọn tó fi lókù ti rí sẹ́rí inú ni. wọlé ìbáyà kí mo lọ ní sọ sọ ìmáyé ìbílẹ̀ jáde. ilé ọgọ́bẹ̀rẹ̀ bá tóbi lẹ́jọ́ tó ti wọnú tó ti wọnú gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ yọ ọ̀fẹ́jọ́ ẹ̀sùn ni ntọ́ba wù ní ọmọ sí sẹ́rí ire nù bẹ́ẹ̀ lè ire ní kọ́ tẹ́rí bá kọ́kọ́ ẹ̀ kọ́kọ́ ọ̀sàdúrà ọ̀sàdúrà kàmọ́ ẹ̀ sàgbà. níjọ́ tó mọ kí ó bá ti lówó lọ́wọ́ jà bá rẹ̀ lọ níjọ́ tó mọ ṣẹ́ bá ti lọ yẹ ọmọ lẹ́lẹ̀ ń bẹ́lẹ̀ ń bá wọn ta bọ́ọ̀bù lẹ́ ń bá wọn tajà ẹ má sọ̀gá ayélujáde o àlùbáríkà sọ̀gá ayélujáde wọn làbáríkà ó ní àlùbáríkà àlùbáríkà ni ọwọ́ ada ìmọ̀ tó jẹ́ oore ju sàádà lásán lọ. àwọn kan ya pẹ̀lú sí i wọ́n ní sàádà àlùbáríkà àlùbáríkà ní sàádà kálukú lọ́lọ́ sí i lọ́tọ̀ọ̀tọ̀. àwọn méjì náà lórí. àlùbáríkà ní bẹ́ẹ̀ lára jésù sọ́díyàwó ẹ̀sà sàlẹ̀ ìsàlátù fún wa. ṣé jésù bímọ? ṣé jésù kọ́lé? àbọ̀ ní olùsọ àgùntàn ní ìdára jẹ ní jẹ́bẹ̀ ẹgbẹ́ bí ọ̀gá ju àmọ́ mọ́ náà jójú sọ àgùntàn. ẹwọ̀n lákà ní bẹ̀rẹ̀ ara ẹwọ sàádẹ̀ oríire kí wọ́n ní wọ́n lójúlẹ̀ àtàbí ẹ̀sán ìṣó mọ́ta gbòlójúlẹ̀ àtàbí ọmọ ọmọ parẹ́ ni. ẹ̀yin kàábà lọ́wọ́ báyìí níbi ẹgbẹ́ kan wọ́n sọ ọ́ di mọ́tàbà àti wọ́n sọ ọ́ di lẹ́tìrà bí wọ́n fi ó ṣe ọlọ́run sí. wọ́n sàánú ẹ̀ fún fún èrè táwọn ẹbí rẹ̀ bá gbọ́ ọkọ̀ ọkọ̀ lé oṣù àgbákò ọkọ̀ lé ní àbí tán ẹlọ gbé bùkátà wa wọ́n gbé sàbúrò wa wọ́n gbé tẹ̀gbọ́n wa èyí kọ́ àrẹ ká èyí kọ́ àrẹ ọ̀ká wọn. ṣé wọ́n ti kọ́lé ṣé wọ́n ti àbọ̀ wa ni ẹsẹ̀ ẹsẹ̀ bùkátà yìí tọ́ọ̀ bá tọ́ọ̀ bá ṣe bí àdáwò ti bẹ̀rẹ̀ kọ́ máa gbé jẹ́ rẹ̀ pẹ̀lú tálíkà rẹ̀ kọ́ máa gbádùn fẹ̀ẹ́ ti bóun ní ṣe ni ó ti rí ṣe o ọ̀sán làbí àparí mo ti wá وليس يكيم Ìjọ́rí rẹ̀ gan-an náà ní ká dọ́lọ́ mọ̀, ẹ dákun jàmáà, ẹ má ju ọlọ́run lẹ̀, ẹ torí owó ọlọ́run lẹ̀, ẹ torí ìjọ ọlọ́run lẹ̀, lẹ́ ẹ bá ọlọ́run ọba yí dání, tówó bá dé hundred thousand tọ́wà lọ́wọ́ ẹ̀kún sí tí ò lè dààmú ọlọ́wọ́ lè fi ọlọ́run tó ti mọ̀ mí ó sì lówó oṣù gbàgbé mi ó kí ń sọ ọgbàgbé mi ọgbàgbé àwọn ẹbí rẹ ọgbàgbé àwọn tí mo ní kọ́ tọ́jú à oríire gan nù. wọ́n bí ọ̀gá sáyẹ́ntìsì kan léèrè ń jẹ́ lùwé nínú àwọn ará fúrẹ́ǹsì ìkíní jẹ́ sàádà wọ́n ní sàádà ní kí gbogbo èèyàn máa kí ọkọ̀ òṣèlú tọ́pẹ́ bá mi gbọ́ ọ. ìdájọ́ tó ṣe fún ọjọ́ nípa òṣèlú ìyẹn ni pé ọwúlò owó ọba tó dá ọ náà ní ti ẹnìkan àwọn mùsùlùmí lẹ́kan eléyìí sàn ti tì ní wá ní kó wúlò báyé kó ṣèwé sọ́mà ká àwọn kan ló ṣe rédíò àwọn kan ló ṣe fídíò àwọn kan ló ṣe sátáláìtì àwọn kan ló ṣe pé akọ́ọ̀nù àwọn kan ló ṣe aago ló ṣe títà lúlò bẹ́ẹ̀ bá rí àwọn sàn ti ìdán wúlò báyé ẹ bá tilẹ̀ ti ń gé ní ilé ewúrẹ́ ni ẹ lọ ìmẹ́sì kẹ lu àwọn kẹ ẹ̀fẹ̀ bàtà rẹ̀ ó funfun sáàkì rẹ̀ ó pa nítorí pé ọfẹ́ kàwé ọfẹ́ kàwé ọfẹ́ ọfẹ́ mú ọfẹ́ mú tuntun jáde ọfẹ́ pòdúsì nǹkan ọfẹ́ tẹkínní tẹkinọ́lọ́jì tuntun ọfẹ́ gbé jáde tí ayé ọmọ wúlò yìí lónìí wọn sọ fún wọn wọn kàwé kù wọn sọ wọ́n á ń gbé mọ́tò kiri wọ́n gbé mọ́tò tuntun sí ìyá rẹ̀ wọ́n tuntun sẹ́gbọ́n bàbá rẹ̀ wọ́n ń sófin sí gbogbo wọn wọ́n fi kọ́kọ́rọ́ ti dá wọn lẹ́nu wọ́n ń sọ̀rọ̀ ń bọ̀ náà wọ́n fàjà sọ́lẹ̀kùn wọ́n fàjà sọ́títírì gbogbo ẹ̀ pé wá sí kó ti pé wákàtí kàwá. àwọn ẹ̀jẹ̀ ń sọ́kà lórí àwọn alámọ́tò ṣàkáwà àti alámọ́tò sàádà kí kálukú lè máa sọ̀ra tàbí gáàsìláìtì kí kálukú lè mọ ibi tó ń bá tẹ́dé. tàwa ni ká mọ́kànlá tàwọ́kọ́ mọ́kànlá tẹ̀gẹ́jì ọ̀wọ́ ààrẹ nìkan ògbẹ́lélẹ́rí ìwọ̀ ògbẹ́lélẹ́rí ìwọ̀ lọ́wọ́ àwọn òun

gbogbo ìyàwó ìṣògùn owó òun náà mọ́kọ owó kọkọ rẹ̀ ó ní dákùn àtọ̀ rẹ̀ ní àtọ̀lẹ́ mẹ́rin àdínú wọ́n ní gbogbo ẹ̀ni ogó ọparun rẹ̀ ó ti gbátọ̀ ọkọ rẹ̀ ó lọ fi ṣòwò gbogbo ẹ̀rọ fáyé ní ti ni aláàmì ìbú kanu ẹ máa wo ìjókòólẹ̀ ẹ̀sìn lé ní. àbẹ́ni tọ́ ẹgbẹ́ ìmọ̀ máa kígbe fún olè tó lè tẹ̀ ẹ̀ ẹ̀tẹ́kẹ̀ náà ní sí. Ọ̀rẹ́lẹ́kejì àpẹẹrẹ ibú, àyẹ̀bú láyé mọ́tòrò òfin ṣáwà, ìmọ́tòrò òfin ṣáwà tí wọ́n lásà ti dúníà. Ẹ̀dẹ̀ aláṣọ́lá ẹgbẹ́jọ ojúmọ́ mi ti ń já ní ti ń gbé àlè kan, ní ń já àlè kan, ní ń gbé ìyàwó kan, ní ń gbé ọ̀pọ̀lọpọ̀, ní ń gbé omi olóbìnrin, ní gbogbo oró tó bá rí bí ọjà, ìdí ní ń pa ayé ẹ̀ sí ìdí ni ó fi mọ́lẹ̀ òkú ni ó kó mọ́lẹ̀ abẹ́ ni ó bẹ̀ lérí ó kọ mẹ́tẹ̀ tàbílẹ̀ ìtọ́ta abẹ́ ìdí ìdí nà gbogbo ipò ni wọ́n lè ní òkè gbé abẹ́ ìbẹ̀lẹ̀ lérí ni ò ní tẹ́gbẹ́ ọ̀gbà yìí ọ̀fẹ́ nílé ó pèlò ló ṣe fẹ́ lọ́dà afẹ́ mi ìsì ìdáyẹrẹ nílẹ̀ ọ̀nà òṣèlú mẹ́rin pọ̀ lójúmọ́. ọ̀fẹ́ ṣe rí ọ̀fẹ́ ṣe nǹkan tó nílá rí mi. ẹ̀yọ́ wáyé pé sáwà ọ̀fẹ́ gbásùn adùn ọkùnrin adùn obìnrin náà ni àpẹẹrẹ irú ẹ̀ sáà máa wo ibi tí ó gúnlẹ̀ sí. Ìrọ̀mẹ́yì. Àfẹ́rẹ́lẹ́tù. Ẹlẹ́kẹta. Ẹyẹ bú náà fún Adéṣà òmìnirọ́gọ́ lẹ́wà mi fi bára nílùú sí ìbẹ̀tì. Ẹni tí bá máa ń sọ̀sọ̀kúsọ láàrin àwùjọ. Ẹ bá délẹ̀ ọmọ sọ̀sọ̀kúsọ. Títọ̀ sọ yóò dá. Èyí yóò pé tí wọ́n nílá ká inú ni èyí tí a fẹ́ sọ́wọ́ ní tí mo sọ ta yọ ma ṣe pé yọ ma ká ló dé dáhùn tó fẹ́ràn àwọn afáàdé tí mo ti fẹ́ sọ. ìpè yóò dá ẹlẹ́rìí ikú ni èrè e. àrọ́bíhùn ẹlẹ́kẹ̀rin àmì táàbí mẹlẹ́rìí ikú. ẹ̀yẹ kú ní mo ta wínà mi sọ́rọ̀ wá tẹ̀lá báńkì. ẹ ti bá máa fi rún sí ẹyẹ. ẹ dákun torí ọlọ́run tá a jòkó tá a jòyìn báyìí tọ́lọ̀ wò sí wálé rẹ̀ fún un tó sì fún wa jẹ tí ń fún wa mú tó sì fún wa wákàtí mẹ́rìnlélógún nínú ọjọ́ tó wá tọrọ márùn-ún pé lọ́wọ́ wa ọba tó dá wa tí ń sọ wa ọ̀tá pọ̀lẹ́ iná fẹ́ pa wa ìwọ́n náà ń dìde òṣùbú à ń sẹ́ kò bí wá léèrè ọ̀pá wá rẹ̀ ọwọ́ àtọrọ wákàtí tí wákàtí kọ̀ọ̀kan la ti ń kírun ni tẹ́lẹ̀ nu ọgbọ̀n ṣẹ́jú ni àtàlùwà láti rúkọ ojú ogún ṣẹ́jú ọgbọ̀n ṣẹ́jú

dákúndé wáyé sẹlẹ̀rì ibú ni àbẹ̀lẹ̀rì èmi lẹ́yìn fi gbẹ́lẹ̀rì ibú tuntun mhm. ẹ wọ àwọn tí ń bá rìn ẹni wáyé bá àwọn ẹlẹ́rì ibú èèyàn ní bá rìn jọ kankan ọ̀rọ̀ náà nù àbẹ̀nu àbẹ̀kẹ́lọ ìkarùn ọ̀yà àgbáàdìsù àmìkẹ́ ìfàtẹ́lì mẹ́rẹ́rì ibú láwùjọ. ẹ̀yìn ẹ̀kú ní sẹ́yìn ọ̀lẹ́fọ́nùkì lẹ́yìn ẹ̀lẹ́fọ́nùkì ẹ̀ẹ́dá tí tẹ bá tẹ̀lé fún ibi ní ìsàn padà tẹ bá fún ní nǹkan ìpèlè ọ̀sẹ̀ fún yín kàkà tí ó ti pẹ́ sí ẹjọ́ àfúnmi lónìí wọ́n ló ti sẹ́ fún mi ní nítorí máa lọ òjò yín kíkẹ́ nù ẹ̀ ìlàfẹ́já ládùúgbò sọ́ọ̀kù lè tó kùn ọwọ́ fún mi five thousand ah, owó ní ìnáwó ní kí ni adúgbò orí já rẹ̀ wọ́n ojú mi ní hundred thousand jíṣẹ́ fún ẹ̀yẹ lórí ikú èyí àtàrà ẹni tí kìí dúpẹ́ orí ẹni tí kìí so ìfọ́mọ èèyàn Àgbábíhùn ẹlẹ́kẹ̀ẹ́jẹ, ẹ̀yẹ̀kú ní rúkú tààlà wà fúnra. Ẹni máa fi ẹnu tí ẹ̀tọ́ bá ti ti bá ìfẹ́ ìwọ olùsìnfún ààrẹ jọ́ lọ sí pò ìṣẹ́. Ìmílẹ̀ ṣe fídọ́mù ni mọ́tò mi tí mo ra lọ́wọ́ ìmọ̀ tó bá fi láti jọ yìí. Ọ̀rọ̀ yà rẹ̀ wò. Ìyá tó wá ń pìtàn fẹ́ni náà wọ́n ti parí lé jọ níyìn mọ́tò ẹ̀sí mọ́tò ló ń wò wọ́n ti parí nǹkan sọ fún mi mo ti parí lé báyọ̀ ti tẹ́ wá jẹun bẹ̀ ní ti fáàrí ìlérí fún yìí. àgbára nínú ẹlẹ́ẹ̀kẹ́jọ ẹ̀yìn ẹ̀kú lè má ní ẹ̀lì má ba àti náà. ẹni tó ní kó orí ń bọ̀ fún yín ti ń dínà orí ẹni bá máa dínà orí fọmọdà kejì ìlérí fún yìí. wọ́n náà ní lè lọ́kẹ́ mọ́kùtẹ́lẹ̀ gbogbo ẹni tí bá máa dínà orin mọ́mọ́lá kejì kọ́lọ̀ ọ̀bá ti gbé tiẹ̀ wá jẹ́ orí tiẹ̀ bá rí tiẹ̀ kò díjẹ lọ́wọ́. àtàbíọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án àmì ẹ̀rí fún. ẹ̀yẹ́ kún náà kọ́lí ló rọ kọ́lí lára hàmẹ́tẹ̀lì mú mi ní. ẹ ẹ ti ọ̀la ọ̀làánú ìfàlú yẹn gbogbo yẹn àwọn àgbàlagbà tó dákun ọmọ sẹ́rẹ̀ sànú ẹ̀ ó lọ fún ó yọ àwọn òní foríjì lẹ́yìn àwọn tún bẹ̀ ọ́ láyé ìyá àwọn oníkira wọn kí ló dé ìwọ náà ń ṣe lọ́wọ́ ẹni tí kìí bá sànù ọmọ lẹ́yìn ẹni tí kìí sànù ewúrẹ́ ẹni tí kìí sànù dábà ẹni tí kìí sànù ìyàwó ìyàwó tí sànù ọkọ bàbá tí sànù ọmọ ọ̀gá tí sànù ọmọṣẹ́ ọmọṣẹ́ tí ó sànù ọ̀gá ẹ̀ gbogbo ẹni tí ọba ti láàánú lára eléyìí ibú ni àbá áàlìrù kọ́lá bá tiẹ̀ má ti sọ̀rọ̀ kí wọ́n tó ti pa láàárọ̀ yóò ti mélòó báyìí. wọ́n lọ sí ni wọ́n lọ sí láàárọ̀ àlùkáàtì bí náà lọ́yẹ̀ gbogbo ti sépè òun náà ní bá ń tẹ. mọ́tò ó ti lọ gbogbo wa ipa àkọ́tẹ́ tí ò ti jí parọ́ láàárọ̀ yìí. àánú lọ́lọ́run ti wọ́n náà máa sàánú. aláàbẹ̀ máa bá bẹ̀ ojú ọ̀sán máa bá bẹ̀ ọmọ àgbà. aláàjìrù ẹlẹ́kẹ̀ wá àmì eribu. ẹ̀yẹ́ wọ́n dáwọ́ ibi kọ̀dá àsìkò tí wọ́n ní mítìlì tó hàn wọ́n sá lọ. ọlọ́run àti ṣẹ́gun ti rí nù ẹ̀yà kìlà ẹ̀ lọ́gbà lọ́wọ́ ẹ̀. ẹ yọ kan sí wọ́n wá tóní kọ́ máa ṣàdúrà kó kalẹ̀ kọ́ máa ṣàdúrà pé àwọn òkú ti rí. ibi tí wọ́n náà yóò ti gba ìkò nínú eré ikú èèyàn ní ìta àwọn ẹ̀mọ́ sa wọn. àdáhàdì àṣírà. alákọ̀ọ́kàlá àmì àwọn àmì eléré ibú. ẹyẹ fún lẹ́nà sí alẹ́ lè mọ́ òòdì. ẹni tí èsì ẹ̀rọ ti kú rárá. ní ti bí ẹni kò wọ́n ní kú mọ́ tó ti fẹ́ sáyé lòun ó jù sí àmì mọ́kànlá nù ọ̀yà ó ti di alámọ́tò sàáàdà opposite ẹ̀ igbákejì ẹ̀ náà làmì oríire àmọ́tábẹ́nu kan. ẹyẹ ẹ̀fọn aláìdá àmì dúníà ẹni tó bá mú ayé ní péńté tó tẹ̀sí gbogbo ẹ̀yìn sí ẹ̀ ló ti tó ti tẹ́lẹ̀ ní ẹ̀ àdúró owó yẹn nígbà tí ó ti lóun òjì náà ní ẹ̀ kì í ẹ máa wo tọ́lọ́gùn ti fún padà. ẹni tó bá mú ayé ní ní eléríire ní àmì eríire nù ni. ọ̀rọ̀ ti bá ń bẹ̀rẹ̀ ábẹ́rà. tẹ́lẹ̀ rántí ọ̀run tí ó gbàgbé ọ̀run nígbà tó pé àwọn ọ̀kúnjọ̀kú àwọn àdìsùn ká máa jìmọ̀. ọ̀rọ̀ àkúrò wà kẹ́kọ̀ọ́ ní ọlẹ́ni ní àmì kejì mẹ́lẹ́ríire wọ́n ti wọnú ẹ̀kọ́ wọn ní tó fẹ́ràn ọlọ́run púpọ̀ ọmọ yẹn lẹ́kìlá ló ọmọ ẹ̀dá kan àbá àgbà orí tó kan ẹtún fún aládùn àtàbà ṣe àwọn òkèwò wá àtìlẹ̀ wa gbọ́ yìí ó ti hàn pé léríire ní ilẹ̀ ilẹ̀ gbọ́ ara léríire ní ríire náà kalẹ̀ o ọmọdúnmọ́ náà débẹ̀ gbogbo wa náà ẹni tó fẹ́ràn àkùrárì kò ké àwọn ọmọ gbọ́nú mọ́tò yóò gbé sínú ibi ẹ̀ ó tún gbé sí kásẹ̀tì ẹ̀ yọ́mọ̀ gbóná rẹ̀ bílẹ̀ tó bá ti ń gbọ́ ara àwọn gbóná nílé ẹlẹ́kẹta ayẹ̀kún àpọ̀lẹ́ ìlàlẹ́kọ́lẹ́ bí mẹ́lẹ́yàtàjù ilé yìí bẹ́ẹ̀ lábọ̀rọ̀ lọ́kùnrin dá ilé ìrìn bí ọba ti sọ̀rọ̀ náà rọ̀ sókí ní ọ̀sọ̀ a máa ròyé ọwọ́sá lóye títí títí kọ́sọ́mù ti lọ́mú lọ́wọ́ ìlérí fún ẹ̀rọ ọba lóye fẹ́ bí yóò ìgbà méjì rè jẹ́ ó ti ó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ méjì ó tún sọ̀rọ̀ láàrin méjì ó tún sọ̀rọ̀ lòún parí méjì ẹ̀ẹ́dẹ̀ ìgbàlẹ́gbẹ́ni ìlérí fún ẹ̀rọ ẹ̀ wọ́n pọ̀ ju yóò ti sọ yóò ti wí yóò ti sọ sọ́lọ́ yóò ti sọ sáwọn èèyàn àrọ́ọ̀mì ẹlẹ́kẹ̀ẹ́rin àmì oríire ẹ̀yẹ fún ẹ̀rọ bá bá sọ̀rọ̀ sọlá wa ti ká ẹni tí ìjẹ wákàtí kan bọ́ mọ́ lọ àkọlọ kírun nílò kírun ó pàtàkì ọlọ àwọn tọ́sọ́ máa fẹ́ ẹ̀rọ àtàwọn ọmọ àwọn tó ń dé wájú ẹdú ọlọ́run ti tàwọn dúró dé ọlọ́run tàwọn dúró dé ẹni tí bá mójútó ohun eléyìí ni bàbá ti wà bẹ̀ múra ti àràbá ẹlẹ́ẹ̀ka àrùn ẹ̀. ẹni tí ì bá pàtẹ́lẹ́ ilé ni wọ́n jí tí ìjogún ológun mọ́lẹ̀ tí ó máa lọ sàkábà kó máa rántí mọ́ owó tó jẹ́ wọn ò fẹ́ mọ́ ọwọ́ lọ mú pọn pé kọ́ máa lè tìrì lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ yá rẹ̀ ẹlẹ́rìí ìmọ̀ tọ́kà fipamọ́ sí èní fa nǹkan àrámọ̀kọ̀ máa láàlí. àbárí tù. ẹlẹ́ẹ̀kẹfà. lẹ́yìn ẹ̀kọ́ ní sọ́ọ̀bà tùbú máa sọ́ọ̀lì ní. ẹni bá ń bá àwọn ẹni rere àwọn àfá àwọn súfí ẹni ọlọ́wọ́ máa ń bá sọ̀rẹ́. àwọn ènìyàn lọ kọ́ra bí ọ̀pá àfá yóò sì jẹ́ sùúrù ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti máa kàwé tí máa ta owó tí máa sọ̀rọ̀ tẹ́bí ṣe tó lu ṣe ẹ̀ẹ́ ẹni máa ń bá wọn ẹnire sọ̀rọ̀ ẹni lè rire. àṣàmì ò. ẹlẹ́ẹ̀kejì. ayẹ̀kú ẹmútọ́ ní ẹ̀ṣẹ́ ẹmútọ́ sábìrì. gbogbo ọgbọ́n bá ní kọ́tẹ́ ibà. ẹ̀sà yóò kúnlẹ̀ fún àgbàlagbà yóò kúnlẹ̀ fún ọmọ. òun ti lọ lọ́wọ́ láàrin gbogbo wọn. yóò dùn kó pọ́ lọ láàrin ọlá rẹ̀ bíi ṣe nu. ọlọ́ọ̀ọ́ ẹ̀rọ ẹ̀ṣẹ́ àti ìbá ọlọ́run tó wá ní ẹmọ́ sí ilé ìsìn ẹ̀pà ánù ẹkùn láyì àrẹ́bí òfin ẹ̀ka ẹ̀tọ́ ayé ẹ̀yọ́ anábà wọn nùà ẹ̀tọ́ jẹ́ chairman tẹ́sí fi ọkọ̀ wọn ni chairman hìí tó ní jẹ́ chairman náà wá sọ́ra rẹ̀ sí ọmọ èyí wọ́n máa tẹ̀lé wọn kì í máa fẹ́ràn wọn máa wá wọn máa béèrè wọn wọ́n wọ wálé ọ̀wá wọn náà wọ́n bọ̀ sí náwó ọlọ́bí tí wọ́n á ah, ṣe lẹ́yìn ilé òbí lẹ́yìn kú ni ọ́ máa kọ́dà ọmọ kékeré àwọn àgbàlagbà jọ ń wọ́n máa ọmọ kékeré lọ nípa lọ́rẹ́ mi ni mo wá wá ní gbogbo orúwà dáadáa báwọn náà lè lérí ilé máa ń hù. àgbára nínú ẹlẹ́gbẹ̀jọ ẹ̀yẹ̀kú na sáfẹ́yà ń gàrí máa

kìí kó fẹ́ jáde ìlẹ́kùn má tiẹ̀. láti ẹ̀ sọ lẹ́yìn wa lọ fẹ́ tọ́ wa mọ́rọ́bà wa fi tọ́ láti ẹ̀ láti ẹ̀ kòkò rẹ̀ wa pa wọn tàbí yọ̀ ayẹ̀ fún yẹn tàbí yá. kúrẹ̀ mi ti ń bẹ lọ́rùn ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lù ọkùnrin wọn náà pàgbẹ́ yìí. àbá á ẹ̀jẹ̀ pé ń tàbí kéré kan ọjọ́ ti lọ ni. náà ni ọmọ kékeré kan ń jọ kan ń lọ ilé ìwé kékeré wa jọmọ sí ẹ̀mí ẹ̀ lé. adìẹ ní máa ń lè lóko àti ìdàdìẹ lóko yóò lẹ lóko yóò lẹ lóko yóò lẹ lóko ọwọ́ á rí kan ẹyẹ kan ti kọ́ á lè nìkì ẹyẹ wọn ṣe tánkù tánkù tánkù tánkù wọn rẹ ni wọn tó pa àwọn fún wọn rẹ bàbá rẹ wá n'i wọn bẹ bá wí tó ọmọ yìí tó báyìí nígbà tí wọ́n dàgbà. tó tó nǹkan bí ọmọ ogun ọdún sọmọ ọgbọ̀n ọdún tẹ́wọ̀n pé wọ́n tó kọlù ọwọ́ adálẹ́sẹ̀ ni wọ́n rìn kan dáhùn dáhùn. ọwọ́ ayá ń jọkọ̀ lọ́wọ́ abẹ́ àwọn náwó náwó lé ẹ̀kọ́ yọ wọ́n abẹ́ àwọn bí ẹ̀ wọ́n bí àwọn bí ẹ̀ kí ló ń kí lẹ̀ ṣe fọ́lọ̀ ẹ̀ tó bí ọ̀rọ̀ nù pé ẹ̀yà kí lẹ̀ ṣe fọ́lọ̀ fọ́lọ̀ fi ṣe ń báyìí ẹ̀ dá ẹsẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ lọ́wọ́ fi ṣe ń báyìí ọlọ́mọ kékeré lòun tó ya rẹ̀ bá la òfin wọ́tọ̀ tó béèrè ọ̀rọ̀ ní ọ̀pọ̀. nígbà tó wà kékeré ẹyẹ lọ́ máa ń lẹ̀ lówó ẹ̀jẹ̀ lọ́ máa ń dání. ọ̀sẹ̀ báyìí fẹ́ yẹ kẹjọ kan tí kálukọ́ wa ń pe àwọn ẹgbẹ́ rẹ̀ pé kó wá wé ibi tó fi ṣe ẹ̀yẹ náà tó lọ́n ti fún. bó ti rí nùrìn. àlàáfíà. ìjẹ̀dá kàkọ́ fún ọmọ ẹ̀ kó lè bá àti kó lè bá àti ó yìí ti kẹ́ mọ́ mo lọ lé wípé ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wà ibi ẹ̀sán padà dé o nígbà tí ẹ̀dá bá wà rí ẹ̀sán òkè tí ń bá ń ké kọ̀dà nù ìtọ́ bá dé kọ̀dà nù ẹ̀sán ọmọ ké nígbà tí ẹ̀dá bá wà bí ẹ̀sán padà dé o nígbà tí ẹ̀dá bá wà rí lórí ọmọ ọmọ tàbórí ẹ̀bí kò ní gbé níta bá gbìn ní òwú ọba dọ̀lẹ́ buhari o a kì í gbàdúgbò tako àdẹ̀kọ́ ẹ̀ buhari. a kì í gbàdúgbò tako ti ṣe dáadáa. ẹlẹ́gbẹ̀ẹ́ wá mi olóríire. ẹ̀yẹ̀kú náà náà bí alẹ́ lẹ́lẹ́ báyìí ayé kúrò náà fi alẹ́lẹ́kárì. Wọ́n ní owó tí ń bá ní wọ́n fẹ́ fi wúlò fáwọn ẹ̀dá ni. Owó tí ń bá ní tí ń bá ìmọ̀ wé, tí ń bá ìmọ̀ kéwú, tí ń bá ìlóògùn lọ́wọ́ ní ara ẹnìkan níta àbí torí ikú. Ẹnìkan níta. Kéèyàn kébi ọmọ pààyàn ní máa wò ó la èmi ti bẹ̀. Ọlọ́run fún mi lówó ní ìtọ́jú ayé ni. Kódà kódà ọ̀wọ̀ àti jẹ́nà lọ́dọ̀ ẹ̀fún ni. Ẹni tí ń kírun ń gbá rẹ̀ ń sáàjù wọ́n kọ́ ọrùn rẹ̀ fún ọ ní torí pé tí wọ́n ní ó ṣe kọ́lé sí àbí káfíwà kẹ́tù káfẹ́sù torí wà fúdé wù ní ọba ogun ẹ̀jẹ̀ ọ̀yàwọ̀yà. àdáhàdì ájọ́ra pàlá ayẹyẹ fún láti àjẹ́ra lẹ́nà òsì kẹfìrá. ọ̀rọ̀ ti fún gbogbo wa kí ẹ̀ máa rántí ikú kò gbé ìwòkú mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wà sí pọ̀ mọ́ ní ẹ̀dá

ọ̀ṣàgbọ́n òkú ọmọ òṣìṣàrà nígbà tó bá tún báyìí wọ́n lálàrí wọn tó máa fún ọ ní nǹkan tó máa fi kan mọ́ á bóyá lómi ìyá rẹ̀ ti gbàgbé ẹ̀ bàbá rẹ̀ ti gbàgbé ẹ̀ síbẹ̀ ọkọ rẹ̀ ti gbàgbé ìyàwó rẹ̀ ti gbàgbé àwọn ọmọ rẹ̀ ti gbàgbé wọ́n ń jayé lọ wọ́n wá lọ sàdúrà fún wọn èyí náà fílà tó mọ́sára tó wà tó síbẹ̀ ẹ̀fà àtàmàrà kẹ́ndì wọ́n tọ́ba ti dòru alamisi mọ́júmọ́ yọ lọ iṣẹ́ mọ́sálásí tọ́ba tó ti yọ sàdúrà fún ọ pé wọ́n á òkú náà jú ni sàdúrà fún wọn àwọn máa pẹ́ à. يستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم الله خوف عليهم ولا هم يحزنون وما نطيعوا لكم ورمرهم ẹni ní máa ń òkú sọ̀rọ̀ ẹni ẹni ló wọ́n parí rẹ̀ àwọn àti àwọn òkú yẹn fà sọ ọkùnrin láìláìlọ́lá Ẹ̀dà ní ẹ̀yìn. Ẹ̀dà ní ẹ̀yìn ìṣẹ́ méjì ọdún tá a ṣe. ẹgbẹ́ mi lókun tá a ṣe. àwa náà ti lọ́jú kọ́lá aago márùn-ún la máa ń bẹ̀rẹ̀ tọ̀sí ìlà. aago márùn-ún la máa ń bẹ̀rẹ̀ tọ̀sí ìlà lọ́dọ̀ tó wà lágẹ́gẹ́. ọlọ́run bá yá ọlọ́run ní dégó sí ọ̀dà àdúgbò. ọlọ́run ní dégó sí ọ̀dà àdúgbò. ìṣẹ́ méjì láti ń sìn. ìṣẹ́ méjì láti ń sìn. a kà ọkọ̀ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún. a kà ọkọ̀ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún ọ̀rọ̀ ọlọ́run lásọ bàtàbàtà yìí. ọ̀rọ̀ ọlọ́run lábí yẹ́ bàtàbàtà yìí. ìdíwájú yẹn náà ní kọ́kọ́ balẹ̀. ìdíjẹ́ bíi tó yẹ ẹni kọ́kọ́ balẹ̀. Ibi jẹ́ kí èèyàn gbádùn ẹni kí èèyàn ní nǹkan lápò. Kí èèyàn gbádùn ẹni kí èèyàn ní nǹkan lápò. Ní jẹ́ bí àbùkátà. Ní jẹ́ bí àbùkátà. Lọ́mọ tó gbàjà wá láàmú. Lọ́mọ gbàjà wá láàmú. Ọ̀fẹ́ràn rẹ̀ ọlọ́run. Ọ̀fẹ́ràn rẹ̀ ọlọ́run. Olùsìnì afẹ́ràn rẹ̀. Olùsìnì afẹ́ràn rẹ̀. Ọkùn sì dà wá láàmú. Ọkùn sì dà wá láàmú. Ọkùn yà dà wá láàmú. Ọkùn yà dà wá láàmú. Wọ́n ti gbèsè dà wá láàmú. Wọ́n ti gbèsè dà wá láàmú. Wọ́n fà ìsàn mọ́jọ wá sí ìdáni ọ̀tẹ̀ wọn. mọ́jọ wá sí ìdáni ọ̀tẹ̀ wọn amínà. wọ́n yà á ti kèbèrè ká tó rí ṣe. wọ́n yà á ti kèbèrè ká tó rí ṣe. wọ́n fi àrá mú bọ̀ wá lẹ́nu. wọ́n fi àrá mú bọ̀ wá lẹ́nu. ìwọ ni o. ìwọ ni o. ìwọ ọlọ́run ni. ìwọ náà ni. ìwọ náà ni. ìwọ lọ́sẹ̀ yìí rẹ̀ ń bẹ̀. o lọ́sẹ̀ yìí rẹ̀ ń bẹ̀. àbá wáyé kátó kátó abára wa ń bẹ̀. àbá wáyé akúbára wa láyọ̀ náà ni. àdìdákàmọ̀. àdìdákàmọ̀ ìwọ àgbọ̀n o. àgbọ̀n o. àgbọ̀n púpọ̀ wá. àgbọ̀n púpọ̀ wá. ìwọlọgbọ́n. ìwọlọgbọ́n. láàárọ̀ lẹ́lẹ́nu. Àyàfi wọ́n lọ́lì náà ni kílà fẹ́ máa dáṣe kílà fẹ́ dáṣe kílà lè dáṣe. Ìwọ́n ló ní ká máa kí orúkọ ọlọ́run. Ìwọ́n ló ní ká máa kí orúkọ ọlọ́run mọ́kànlélọ́gọ́rùn-ún. Gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba bẹ́ ń bí. Òṣìṣẹ́ ìjọba wà ń bí. Olówó ń bẹ́ ń bí. Olówó wà ń bí. Oníkéwú ń bẹ́ ń bí. Oníjẹ́ wà ń bí. Oníwèé ń bẹ́ ń bí. Oníwèé wà ń bí. Oníṣẹ́ ọwọ́ ń bẹ́ ń bí. Oníṣẹ́ ọwọ́ wà ń bí. Inú ìsìlámù láwà. Inú ìsìlámù láwà. Ìfàyídà ọ̀la. Ìfàyídà ọ̀la. Ìdàníyàn yín. Wọ́n ní ká dàníyàn wa àdéhùn táwọn ti fẹ́ ní kí mọ́sálásí nìyí. àdéhùn táwọn ti lára ẹgbẹ́ náà ti pẹ́ mọ́sálásí wà nìyí. owó tẹ̀ fún àwòkù kalẹ̀. owó tẹ̀ fún àkó kalẹ̀. àbí tẹ̀ bá tàdé fún ẹ̀ fún mọ́sálásí Ibi ọ̀pọ̀lọ́. Ojúmọ́ ọlọ́run sórí fún wa. Ojoojúmọ́ ọlọ́run jẹ́ wa. Ọ̀rọ̀ yàrá la ti ń gbé. Ọ̀rọ̀ yàrá la ti ń gbé. Ọ̀rọ̀ mọ́mọ́dé là wà wá. Ọ̀rọ̀ mọ́mọ́dé là wà lágẹ̀ẹ́gẹ́ náà. Ẹ̀yin bẹ̀rẹ̀ bẹ lójú òde mọ̀. Ẹ̀yin lẹ́wọ̀n ló ti táyé báyìí. Ti bá wíwo ẹ̀yin rẹ̀ ń bẹ lójúde mọ̀mọ́dá. Ẹ wà lójúde mọ̀mọ́dá. Ẹ wà méjì náà gbajúmọ̀ lẹ́wà yìí. Ẹ̀wà mọ̀mọ́dá là wà wà lágége. Nísàlẹ̀ ọjà ní kọ̀rọ̀kọ̀rọ̀ kalẹ̀ mi tó wà ní ti fún wa lówó ẹgbà kan yín ẹ̀kọ́ tí wọ́n bá láti èmi náà tún fílẹ̀ fún yín ẹ bá àgbẹ̀ ẹ̀kọ́ láti lówó ẹ máa dájọ́ kí máa rí owó tó ní lárí ní ẹwọ́n rọ̀ ní àjẹ́bẹ̀ mi wọn bá ti wọ́n láti máa mi wọn gbé lọlé ẹ̀dá owó tó ní lárí kárí ẹ máa pè wọ́n lọ́kọ̀ kan ní àbó ẹ má gbàgbé àkùtà wọn ní òbí délé ẹ̀dá kun àwọn olómìnir ẹgbà ọmọ láti káyí ẹwọ́n ní ọ̀pọ̀ lálẹ́kù ní ẹgbà ti fi rẹ̀ pápápá ní ọ̀tá ńláńláńlá tí wọ́n ti lọ orí adúrú ìyàwó nínú wa lánàá tó mọ̀ yìí àwọn òkú wa ta ní ẹ̀ta ní bàbá látọ̀wà kíkúrọ̀ lọ bàbá tó ní lápà ìyàwó ẹ̀sì. Àdúrà gbogbo àwọn tó ti wọn tó súnmọ́ wa sí ẹ̀rùkọ̀ fún àwọn àfáà wa ìta fún gbàdẹ́bí náà lè nìkan lápọ́jẹ́ ìlú gbogbo ìlà ìlú wọ̀lá Thank you.